أجلله وأكبره وأهلله وأمجده وأعظمه وأشكره ولا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام هذا نبي الرحمة نبينا محمد صلى الله عليه وسلم لا أحد أعدل منه بين الأنام وكان نبيا يرحم الناس بالناس وهذه بنته فاطمة شكت إليه حالها فقالت يا أبتا إن الناس يظنون أنك لا تغضب لبناتك وهذا علي ناكح بنت أبي, أبي جهل وقد زعموا أنك لا تغضب لبناتك وقام رسول الله صلى الله عليه وسلم خطيبا على ذابا عن ابنته وكان يوصف في هذا الذب صلوات ربي وسلام عليه بقوله إن بني مغرب من الشام استأذنوا في أن يمكنوا ابنتهم علي بن أبي طالب فلا آذن ثم لا آذن ثم لا آذن إلى آخر هذا الحديث أمة الإسلام وهل للأب أن يطلق ابنته على زوجها أو أن يخببها على زوجها حتى يطلقها له فقد كان رسول الله صلى الله عليه وسلم حريصا على أداء هذه الأمانة قلبا وقالبا كيف لا وهو القائل ليس منا من خبب امرأة على زوجها أو عبدا على سيدها لذلك قال رسول الله صلى الله عليه وسلم في مقلته الشريفة إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينكح ابنتهم فإنها بدعة مني يريبني ما يريبها ويؤذيني ما يؤذيها وقال نفرع بعض سؤال المسلمين أتن ترى لكي قرات قرأت فالنبي صلى الله عليه وسلم أن ترى براتبا ما جاءت يفمقها Allah bá ní sàlìkún kí annabi wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn ará ní àtún sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yin ọmọ àmì islam mo ń fi àsìkò ìran mi ti bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ sí mẹ́rin lè ti ọpa wá láṣẹ ká bẹ̀rù láìmọ̀ yọ̀nà nínú al-Qur'an òun náà ni àsọtẹ́lẹ̀ tó sọ fáwọn tó ti lọ sáájú wa náà pé à ní tẹ́kùnlọ́ ẹ̀kọ̀nù ọlọ́run ọba àwọn bẹ̀ nínú ní kẹsí rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kó jẹ́ alẹ́ páyà nípayà àti tòótọ́ lẹ́yìn gbangba a mẹ́gbàgbé nǹkan tí o lórí ọmọ nabi wọ́n fẹ́ fẹ́ ìyàwó lé o ń sí ọlọ́ àti gbọ́ntọ́sọ ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ táwọn mímọ̀ sọ́mẹ̀ ọ̀pọ̀ bàtà ńlá nẹ́bì sẹ́bí gbogbo wa ní ọ̀rẹ̀ sí oní ṣe nkankan àfi kó jẹ́ nkan tí wọ́n rẹ̀ náà ní ṣe tí Ànábì sallallahu alaihi wasallam tí ti ń sọ wípé tí a lè bá sì kọjálẹ̀ tó ní tó ń fẹ́ sí náà nú illa an yutalliqa ibnu abi talib ibnati wa yankiha ibnatahum fa innaha bad'atun minni fatima bad'atun minni yuribuni ma arabaha wa tí ọkọ rẹ̀ bá ti gbà wípé òun ìgbọ́sí alẹ́nu òun wọ́n sá kálà tí wọ́n sì ní ṣẹlẹ̀

kò sọ pé ń gba ọmọ mi lọ́wọ́ rẹ̀ sọ́rọ̀wátọ̀ rọ́bọ̀ sàràmàlé ibi láti wá ń bọ̀rọ̀ takbíbù bọ̀ ní ìjẹjọ takbíbù ìmá bá obìnrin jẹ́ fọ́kọ rẹ̀ aṣọ díẹ̀ tó ní bá ṣe pẹ̀láwò bí fúnra ọmọ lọ́sọkó wá gbogbo ẹkú bóbìnrin bá ń so bí wọn bára owó pín tí ẹ̀kọ́kọ́ sí nílé wọn lórí mi ó bí sílẹ̀ ọ̀sọ́ pọ̀ padà bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ́ jẹ́ ẹgbẹ́ ìjọsọ fórí òbí olùkó tó rùn bá ti sílẹ̀ owó tó padà bára bá ti tu owó tó padà gbogbo àmì nǹkan tó bí bá ti ń bá yẹn sọ̀rọ̀ tí ọba tí ó bẹ́ẹ̀ kọ̀kọ́ ẹmọ́ kù lọ lórí rẹ̀ ẹmọ́ ìsìlẹ̀ kò bẹ́ẹ̀ ẹmọ́ sì máa rá láàrin òdì ó tún wà ní mẹ́sẹ́lá nù ààfẹ́ bo àwọn obìnrin sí

tó fi jẹ́ wọ́n fẹ́ ọ̀lẹ́tọ̀ kíkọ̀ rẹ̀ náà ẹwọ owó tí mẹ́bí ń pa fún wa bọ́ọ̀dọ́ rẹ̀ nílẹ̀ tí jù bá ti pọ̀ jù nílé àná ẹni ní àwọn ọmọ obìnrin tí ó à lọ́mọ àpẹẹlẹ́ ń bẹ láàrin ni ti wọ́ wọ́n ní afúnnilọ́mọ parí orí egún ilé wọn ní ẹ̀tì ìta tí ó bà yíò tí àbá rẹ̀ ọ̀fẹ́ tí ó yíò kábùrò rẹ̀ ọ̀fẹ́ tí ó bá yíò kíbọ̀dá rẹ̀ ọ̀fẹ́ àwọn àbálàgbà ní táa bá fúdùdù ní òun náà ni kéèyàn ní àǹfààní nílànà ṣẹ̀ìtàn láti máa bá obìnrin tí èso bẹ èèyàn kéèyàn jọ máa sọ̀rọ̀ yálà lórí fóònù ẹjọ́ ń cháàtì ní torí pé sẹ́pàá yípọ̀ ní bọ́yá ní ọkọ̀ ní bọ́yá mọ́sálásí ní kọ́ ọmọ wọ́nà kíwà tó bí ọmọ sọ̀rọ̀ sẹ̀jú márùn méjì mẹ́ta ẹjọ́mọ̀jọ́ papọ̀ tó

odò òfẹ́ gbogbo ọlọ́pọ̀lọ́ tó bá ti rẹ̀ tí ń gbé lọ àmọ́ dúó sí ẹ̀mì èyẹ dáwọ́ dúó tọ́ọ̀bà fẹ́ ẹrù ẹlẹ́rù lọ́gbẹ̀rẹ̀ kìí àmọ́ àwọn obìnrin ọ̀rẹ́ orí tí múnú ilé kọ̀ọ̀kan tó rò kọ̀ọ̀kọ́ ilé mi tí mú tó rí pé ọkọ fridge èmi mo ti rí pé ẹ̀mú léré kò sọ súkà fún lẹ́nì mú sùn tí ó mú sọ́kọ̀ lọ́fíjọ ẹgbẹ́ fridge yẹn yóò sì gbé nǹkan ìrọ́ra kúnlẹ̀tì wọ́n tó bí 30 minutes bọ́yá wọ́n bí ìjà tẹ́mi àbí ẹsẹ̀ ráìsì tán àkúgbọ̀rọ̀ bú ipò lójú ókò torí bá lè wà náà ní ẹsẹ́ gbé ilẹ̀ padà sàmẹ́tì

tó ọba kọsẹ̀ bá tó òsìrí kọ́mplẹ̀ bí kàkẹ́ dálé ẹnu rẹ̀ èyàn ọ̀rẹ́ méjì tàbíb ara alẹ́ ìyàwó ìsàbí tàbíbù ká sọ́ra wa dáadáa ìbùlà wa mọ́ ṣe mọ̀ pé a fẹ́ gbé

owó burúkú ń bẹ owó burúkú náà tó pín àmọ́bí náà kí lẹ̀rí wata fláwọ̀ máa ń jowú kí gẹ́gẹ́ ló ń pẹ̀lú owú alghayratu definition bí ó ṣe define ọ̀pẹ̀ kàṣùgbọ́tù nǹkan náà ní sọ a lè pé alghayratu taghayyuru alqalbi kọ́kọ̀ change wa hayajanu alghadab tí torí kíni bí sábábìlì mùsáàrọ̀ káti fi máa bí ilé ìsọ́ọ̀sùn níbi tí èyẹ tí ń kà sí pé mi mọ̀ mọ̀dání kìrí ọwọ́ afúra pé aṣẹ́ lómi náà tó bá mi ní ń bẹ̀ mo sì tí mo ti méjì méjì ní ọkù pé ẹnìyàn ọba mi ní èmi nìkan mo ní apákà máa túbá ìlọ́fà tó jẹ́ pé tààrin ọkọ àti obìnrin ló le jù gọ́ìrọ̀ náà bẹ̀rẹ̀ àní ọmọ ẹsẹ́ àtọ̀gá rẹ̀ òrìṣẹ́ fídọ́mù tán òrìṣẹ́ fídọ́mù ó sì lọ wọ́rọ̀wọ́rẹ́ àwọn kan wọ́n bẹ̀ tí ó nífẹ́ ọ̀gá rẹ̀ tí ó sì kéèké kọ́ ìgbẹ̀sẹ̀ freedom rẹ̀ náà náà lè túkù bí àgbà ní ṣọ́pù ọ̀gá ògbè ṣọ́pù lọ tààrà mọ́ ní kẹ́bá pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ ń travel out nínú àwọn kọ́sọ́bù ọ̀gá rẹ̀ pé ọmọ ìbá nílá wọn sọ bí méjì kan o because ọ̀gá ẹgbẹ́ ọkùn mi náà wípé wọ́n náà lókùnlẹ̀ rẹ̀ sọ́nà kọ̀ọ̀rọ̀ ayé mẹ́gẹ́ ìmẹ́jọ bá iná àà ìmẹ́jọ bá rántí mi ọ̀rùn aṣọ ilé ọ̀gá sọ́jà sí ni bó sì rí wá gbẹ̀rún pé kọ́dàgbò ilẹ̀ ilẹ̀ ó sì bá fowó oúnjẹ ilẹ̀ wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ fún ìyàn agbára ní ń pè bẹ̀ yóò lò sí méjì àbúsù mẹ́ta gbogbo àwọn télọ̀ ta níbi ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ sẹ́ dé bẹ̀rùn wọ́n mọ̀ wá gbé télọ̀ ẹ̀wọ́ gbé tìmọ́lé ó tìmọ́lé wọ́n mọ̀ fún lóúnjẹ jẹ wọ́n ní ìyẹn jẹ́ o ṣùgbọ́n àwọn èèyàn máa kàǹkà débi pé ìkàǹkà yẹn kò black man ẹ̀bá ti lóòdù ẹ̀ lóòdù ẹ̀ sínú kílùkọ rẹ̀ ẹgbẹ́ ma ń ṣe gbẹ̀gbẹ̀ bẹ́ ibìtọ́ ọmọ jẹ́mi ọmọ wẹ̀ mí ọmọ sùn mí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ owó rẹ̀ rìn kẹ́kẹ́ ìwọ̀n bá ń bẹ̀ pẹ̀tí gbé bẹ́ẹ̀ mẹ́fà jẹ́ nínú ah ọ̀gá ọkùnrin gbíyànjú pọ̀láṣọ tí ọ̀gá bá máa owó òmò kò sí ọgbọ́n owó ṣe gíní owó òmò obìnrin tí ń bẹ lọ́kẹ́ èèyàn pé ọdún ah, sì lè jẹ́ kí n rí kí n fẹ́ sísà yóò Ah, mo sì láìkì sísta yìí ọmọ ọgbọ́ tí wọ́n kọ̀pẹ́ rẹ̀ ìjọ tí ó dè léèké láfàrẹ̀ bá ń sọ̀rọ̀ ọmọbìnrin tí ma sọ pé kú tí ó bá pa o àfáàrùn kọ́ pa o pé ah rahma rahma nínú ọmọ tó sì jẹ pé tí ń bá pé bàbá rẹ̀ nísìn kò lè jẹ́ ti ẹ̀mù fóònù ẹ̀ sọ̀rọ̀ ìlọ́mú fóònù wa wọ́rọ̀ ọmọ sáàfà rẹ̀ kọsọgbé pé àkílẹ̀ ah, ẹgbẹ̀wò pé ta ní wọ́n ìtí jẹ́ ọkútẹ́ ìbẹ̀rẹ̀ bàbá rẹ̀ pé sẹ́yà àti wọ́n bàbá rẹ̀ pé gọ́rọ̀ ọmọ ọmọ tó sáàfà kí wà ní jẹ́ gọ́rọ̀ lọ́nà mi apákan ní gọ́rọ̀ ẹ máa pè ní àkàrù àwọn ṣáksín in ma ń tẹ̀lẹ̀ ọdún ẹnìkan láhú aláàkọ̀ tó ń kọ̀ wíyà tó ń bí ṣáṣì àkọrì tó ní àjọsẹ̀kẹ̀ tó ní agbára pẹ̀lú ẹlòmí kọ wá padà mọ̀ wípé unáka tọrọ fún àkọr yùnàfíṣùhú fi in ti ń jẹ́ gọ́ẹ̀rọ̀ náà ni in tí èyàn ọ̀fẹ́ kẹ́lẹ̀ mí ọ̀bá yẹ̀dà sí bóò láti wá fi kí ọlọ́run àdúgbì ló fi kí o jẹ́ àfíṣàhì dàbí Bukhari min hadithi Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ó sọ ní فمن ذلك nínú jowure harramal fawahisha oni gbogbo tí bá ní ọ̀dá ẹ̀rọ ọ̀dọ́ mẹ́rọ harọ mina èyí tó wọ́n sí ilẹ̀ ni o wà mẹ́rọ pàtánà àbẹ́ ǹkan pamọ́ ẹmọ́ ìbí àdá o mọ́ lẹ́nu aláwọ́ ẹmọ́ sẹ́rọ pẹ̀lú mi o tó ní ìsẹ́gbẹ́ ayítọ́lọ mẹ́sẹ̀ ṣe bẹ́bì ní wá kú sí ibi ẹbọ wọ́n ni nílé sàdúwà fún ẹn tí ó gbà àdúwà tó bá ṣe èlò ní kọ́ sọ fún dáadé láti ìsìn wípé kò sí tó jẹun tó ní o èmi mọ́lẹ̀ dáì mo ní ọmọ ìsinmi níwọ̀n sí nǹkan mi wọ́n ni ìfẹ́ ní ìdánù wàlá ahad المدعى حبه من الله kò sì sí ẹni kẹ́kẹ́ tó nífẹ̀ẹ́ kí wọ́n mọ̀ yìí tó náà ó sọ rí fàlìdẹ́ àlìkà mọ́dàhà nafsa torí ipò mọ́ nífẹ̀ẹ́ yìí jù ó tún yìí rẹ̀ gbẹ́nugbẹ́nu ìbá àgbẹ́numọ́ ọ̀kan náà níbi ẹ̀yìn rẹ̀ ó ti yìí rẹ̀ tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ bó ṣe ń dẹ̀dà rẹ̀ tí ó sì kẹ́kẹ́ tó tún lè dẹ́rù ẹ̀wò nínú tọ́dá yóò ní pátábà rọ́kànlọ́ ahsanul khaliqin àótókó yìí rẹ̀ subhanahu wa ta'ala ó tó kó yìí rẹ̀ ẹwọ bó ṣe dáwà bàdíù tó wá ní fátírù ní kò wọ́ àwọ̀ kọ́sẹ̀ bó ṣe dáwà yìí bí kankan ó sì dábúwẹ̀ jẹmá imú wa tó bọ́sẹ̀ rí àti tọ́lọ̀n sáàrí wa ti rí báwọn wọ́n ni tọ́fà náà ni ká fi lè gbóòrò èyàn gbóòrùn lọ́pàá pẹ́ tí wọ́n bá ṣe àmàlíyà tí wọ́n bá ọ̀pẹ́ tẹ̀lẹ̀ mẹ́ta tó bá jẹ́ pẹ́ bọ́lọ́ ṣe tó ìbáyẹyẹ nǹkan náà ó tó yẹ ní tó ti ní tẹ́lẹ̀ ọwọ́ amú òmù odòrí ka mú òmú tọkọ̀ òkè inú gbogbo wọ́n ti kún àtó délé nínú òjò ọ̀kẹ̀ ilẹ̀ ni ẹni ẹgbẹ́ lọ́kọ́ bá ọwà ní ọ̀dà ara wa mú eyín nìkan ti ń dàgbà sí ta ni ó ṣe útúbà nígbà ìmọ́mù bá ń bẹ́ ń bí eyín ń bẹ ní ìdí ẹ̀yìn útúbà eyín ń bí eyín bẹ ládígbà ta ní ó kọ̀dọ̀ àgbẹ̀ ẹba magbọ̀n jáde eléwọ̀n ní ọjọ́kọ̀ lọ́fíìsì ta ní ó sì orí bẹ́ẹ̀bì ilé èyàn bẹ́wọ̀ ròdù eyín benis gate kúrọ̀rùn ṣùgbọ́n subhanahu wa ta'ala ọ parí ẹ̀ ọ subhanahu wa ta'ala

tó jẹ́ pé dáadáa rẹ̀ owú tí ó bà sí láàrin èèyàn kò sí yàtọ̀ láàrin àtẹnukú owú lára ìntọ́lọ sí ń bẹ̀ òun náà ni kí èèyàn fún nǹkan tó ní túnmọ̀ sí yàn owú lára wà tí ọ̀nà ìsáàs ìyàwó tèmi ò mẹ́rin tẹ́lẹ́ à ó kí fi nǹkan míì sí rẹ̀ tẹ́lẹ̀ ó tún bẹ́ fi nǹkan míì sí lọ́wọ́ àwọn ọlọ́kadà wọ́n ma tẹ bírèkì tí ó sì bẹ̀rù ọlọ́lára rẹ̀ bírèkì rọ káwọn obè tó gbé ẹ̀yìn fi lè fàyà àti fi ah sẹ́rí ìsáàsì ọ̀rọ̀ bí tẹ́ mọ́rọ̀ lọ́wọ́ ah

torípé bẹ́ẹ̀ pé àṣọ́rẹ̀ ah, rẹ̀ ní fẹ́ẹ́fẹ́ lọ́rí omi àwọn gọ́yọ̀ náà lè kú gọ́yọ̀ orí dá rẹ̀ tí a ń tó ti kú lára rẹ̀ ilẹ́wà pẹ̀lú èèyàn náà olóṣèkí ni ó ṣe lẹ́ wọ́n ti

nígbàtí pé gọ́ìrọ̀ ti kú oun ṣe gíní oun ti kú lára rẹ̀ ọmọkùnrin fọwọ́kọmọ̀ rẹ̀ lọ́rùn wà láti skú pé ah, alhamdulillah orí yí pé kọ́sà mọ̀ báhùn ilé ni ẹmọ́ mọ̀má eléyìí ọmọtọ́mọ́ bí táyé bí láyé ń pa eléyìí nọ́mà eléyìí lẹ́nu bàbá eléyìí nọ́mà

àṣẹ ọkọ̀ ni ìtumẹ̀ náà ni kí a kọ́kọ̀ change kí ìbínú ọgbà gborígborí kèríkèríkè ara torí ìkíni nítorí pé èèyàn tó ń nìkan ń ní ìwádé ń tọ́ bá rí bá ó ti di wounded lion ẹn tí ó bàbá gbé orí pé ibi ọkùnrin tí ń sì sẹ́nu àwọn wà ìkẹtàbẹ̀rẹ̀ ah, tó ń bọ̀ orí ó tọ̀wọ́ pù bọ́lọ̀ bá se mẹ́sìn rọrùn sí bí wọ́n ó bìmọ̀ ẹbọ́ láǹtì ẹbọ́ lábúrú a máa fi kẹ́ bíkà ní o gbogbo mẹ́ta wú ọyọ kẹ̀kẹ́ náà ní ogiri ogiri ọlọ yàtọ̀ àtọ̀dà ta afẹ́ẹ́sọ tí ó ń pè ní rọ́rọ̀ yìí wọ́n ní mo rí obìnrin kan abọ́mi kíṣọ tó rí pé kíṣọ yẹ pọ̀ ọ́sẹ̀lẹ̀ pẹ̀lú àwọn pọ́pọ̀ ní àwọn ìyàwó nílé ọrúbìnrin ọ̀kan àwọn ìyàwó nẹ́bì ó gbóúnjẹ wá fún nẹ́bì adébì sí ìbẹ̀lọ́dọ̀ ní jọ náà lọ falamma ra'aytu al-jariyata akhadhatni ar-ra'da ẹwọ bí mo ṣe lọ́mọbìnrin tí ń pè ń tẹ́yẹ bọ̀ ẹrúbìnrin tí ń pè ń tẹ́yẹ bọ̀

Eh, wọ́n ti sọ mẹ́sìnà ẹgbẹ́ báyìí ẹgbẹ́ mẹ́sìnà kìí ṣe pé ṣe tó bẹ̀. àìmọye tó tó bẹ̀ táwọn èèyàn ma wá bú ah, ah, kí ah, kan hmm, ẹni tí ń fi ìyàwó méjì sínú yàrá kan yóò wà lọ́ra ebu otu ó tún bá wí ẹni o ó fi àwọn kọ́tí wó fi pín yàrá kan méjì jẹ̀mọ́ yàrá tó gírí ti bà sírí gan ó bẹ́ mẹ́bẹ̀ tí èsùn tí ìbá ti sọjọ́ rẹ̀ ní ṣàfíyà rẹ̀ kátó wá gbọ́ pé iri nri

kí lọ fẹ́ ikùn ẹwà náà wè mọ́lọ́n káàlẹ̀ mọ́ sí tó bí alamẹ́rí nàbí lọ́lọ́ Ibrahim sáà gbàgbé tẹ̀ni annabi ọlọ́lọ́ nàbí Ibrahim wà sáárọ̀ zaujatuhu ìyàwó rẹ̀ ni ẹnìkan èèyàn rẹ̀ ni خلد القرآن تحية الملائكة لها في كتاب الله يقولون سلام عليكم على إبراهيم رحمة الله وبركاته عليكم أهل البيت kí lẹ fẹ́ rò sí obìnrin kan tó jẹ́ pé àmàlẹ̀ká ọlọ́run fúnra wọn ní wá sálámà sí láti sẹ́mọ̀. mú ní ká lè sálámà sí ìyàn sọ́rọ̀ ń pa àdámẹ́ ohun àtọkọ rẹ̀ bẹ̀rẹ̀ sẹ̀mí wọn pẹ̀lú ayọ̀ àtàlàfíà àti ìdùnnú ìfẹ́ ilé ẹ̀kọ́ sáájú lẹ́ni sí máa sáájú ọmọ àbí èso ìfẹ́ yóò tẹ̀wà máa kúra wọn ìfẹ́ ń bẹ́ntòótọ́ ọlọ́run ọ̀fọ́ máa bẹ̀ ìbànújẹ́ ìpọ̀ lẹ́ẹ̀lú

díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó ń fọ́kọ̀ rẹ̀ mọ́nà ìmọ̀ràn ìdé ọkọ̀ síbẹ̀ ọlọ́bà gbàdúrà láti bẹ̀ ó bí Ismail fa akọ̀dátí al-ghayra in tí a ń pè ní owú ọbadé bẹ́ẹ̀ sì ni tí owú bá gbé ojú rẹ̀ ọkọ̀ máa jẹ tí wọ́n bọ́rọ̀ bọ́bú lẹ́nu ẹ̀ kò sì bọ́rọ̀ bẹ́ balọ́ yóò sì mẹ́rin in tí sì rí un tó bá sọ ìlọ̀rọ̀ èèyàn bí kò sì tó bẹ́ẹ̀ kọ́sọ́ torí lè rí ọ́dàrù kọjá rí ebi ń fẹ́ mi tó bá jẹ́ ẹni tó gbà pé tó mú ì òun ti mú tó ń pè

ẹwà fẹ́ sọ oró di tí ò ní ìtama ah, ah, àgbẹ́lẹ́kọ́ àdábí ah, ẹ̀lẹ́ ọmọ ń kọ́ bẹ̀rẹ̀ ẹgbọ́n tó náà ọmọbìnrin olówá kì í mẹ́ láti lẹ́kọ́ àti kẹ́ máa kọ́ yàmá kọ́ rẹ̀ àti tó ní tí mẹ́lẹ́mẹ́lẹ́ fíṣì ìpínlẹ̀ ti kọ́ gbogbo tó náà máa ṣẹnu dádì mú ní kí wá wà láti àrán sí àlàáfíà nìkan wà ọ̀rọ̀ ọ̀sọ́rọ̀ kan mú ní ẹ̀kọ́

àti kó mú ajára àtọmọ̀rẹ̀ kó lè apákanínú obìnrin kánkà jù bá ń lọ ṣùgbọ́n ó rí bẹ́ ó tó rí bẹ́ ìntà ń sọ yìí ìntà lọ ń dá mẹ́ni kọ̀ọ̀kan wà ní gọ́rọ̀ ìlú yẹ ọmọ ìntà sì Ibrahim lò mú ọbọ́dẹ̀ kọ́ bábálò náà ni ìyìn kéèkéé lọ́sàfà ọwọ́ mú alọ mú alọ níbẹ̀lẹ̀ mú alọ bí wá dín sínú ọgbọ̀ kan gọ́ìrì bí zari'in lẹ́ìsà fi ìmá ń wà láà ní sun àdúgbò kan ni ọ̀sẹ́nì kankan bẹ̀ tí ọwà fi ọlẹ̀ kó sí ẹ̀rẹ́ jẹ́mọ̀ jẹ́mọ̀ lọ́rùn ọwà fẹ́ máa padà lọ obìnrin wa ń sọ wípé ya Ibrahim àtẹ̀tìrúkùnrin àhàhùnà ibi àtọmọ́dọ̀mọ̀ fi bí jẹ́mọ̀ ẹwọ́rú ìbànújẹ́ tọ́kùn ó ní ìjọ náà lọ kó tó lè الله أمرك بهذا الله وبطوله وتوسر رجزة سن رجزة وقوة وسرائي gbọ́nà tí a nẹ́bí Ibrahim dán pé ọlọ́wọ̀ bá ní ilẹ̀ àwọn apákà fàátà mọ́ sáká pẹ̀lú ẹ̀pẹ̀ náà fún ẹ̀bí Ibrahim ló mọ́ wá bẹ̀ ṣùgbọ́n ó pẹ̀lú àṣẹ ọlọ́nà lóbi

ọba gbọ́yé ni wà ló ní bọ́kọ̀ yí tó bá wọn ní oògùn oúnjẹ pé kí ni orí wọn lọ dàrú ẹ̀fà mọ́ ẹlẹ́fọ̀ láwọn ni kò ń bá lánàá o ṣùgbọ́n gbà bàbá ti náà kọgbọ́n òríyàwó kọ́ yà lé mi lórí ọba bọ́sẹ́ níyàwó wọ́n jọ gbógun títà ní o ẹni tí ti ń jìyà lé bọ̀ ìyà ilé wọ́n lórí bẹ́ẹ̀ wọ́n wá wà bá ẹni tó wà fẹ́ ṣe mọ̀ fẹ́ mọ̀ lọ́sẹ̀lẹ̀ nípa pẹ́ fúnra ọlọ́run ọba ìlọ́yọ̀ ń dá fúnkọ̀ ní ìlú rẹ̀ tó mú ọmọ ẹyọ ọkà tó ti fún tó mú kúrò ní àti ẹ̀wù tó bí fún torí pé ara ń lè ìyàlé rẹ̀ látara tí ń rí tó sì jẹ́ àdámọ́ láti sẹ́mọ̀ ọ̀rọ̀ wà fún excuse ó bẹ̀rẹ̀

tàwọn wá kún bí nǹkan mi tí ẹ̀gbẹ̀ bọ́jẹ́ pé ẹyọ kanáà ni àtẹ́lẹ̀ ìyàrí náà ló pẹ̀ bọ́jẹ́ méjì ni àtẹ́lẹ̀ ìyàrí náà ló pẹ̀ bọ́jẹ́ mẹ́ta gbogbo ẹ̀ wá ń dàrú lọ́tún ní wá ń dàrú lọ́sí ṣùgbọ́n ẹjẹ́ afọ́ ọmọlẹ̀ kó ń kanukọ́ mẹ́fọ́ ti ẹ̀mẹ́ jẹma ṣé torí pé sáárọ̀ lọ kọ́ńdọ́ náà lọ ìlànà bí Ibrahim fi tẹ̀sùn báun àbí kílè rí ọmọ dàrú ṣe àdébí ọlọ́nìkọ̀ wà gbọ́mọ́ ọmọdé ìṣẹ́rẹ́ no láti shamu ọwà mọ̀ wábí nígbà tí ó fi hálẹ̀ kò tí ó fámílì rẹ̀ náà ọwà wà mẹ́ ọlọ́run ń tọ́jú wọn ọba dẹ́dà ó tún fẹ́ dòsáàrọ̀ torí tó fi pamọ́ fún ajárọ̀ àtọmà rẹ̀ ó tún in ló dí ámọ̀ ìpé ìmọ̀lọ́lọ́ tí ẹ̀mọ̀ pa nínú àwọn àfá tí ó ní ìsáàkì ni wọ́n ní kí àrẹ̀bí Ibrahim ọ̀pàkálà oríbẹ̀ o Ismailu ni o ẹ̀pọ̀ rẹ̀ tí ó ti ní

gbogbo ìwọ doúdoú filakáìsí o gbogbo wọ́n yìí ní ìgbà náà filakáìsí o o ń kárùkú jọ pín tí ẹ̀ ṣùgbogbo tí ó jọ pín ọ̀rọ̀ yóò kíyà wọ́n wọ́n méjì aláwọ̀mùlìwárì síínà á jẹmá àtọ́lọ ń bá ti kọ̀kọ̀ hàn yàwó sáárọ̀ jọ́nà náà kí ni ìbámú ìdàkejì ni ó mú sábà bàbà tí ń bọ̀ salawatu rabbi wa salamu alayhi annabi sallallahu alaihi wasallam

tẹ́tí débì kan ìṣe sí abiyamọ ìpọ̀sẹ̀sẹ̀ ọwà dé ìlà ah, eh, tí ń pariwọ́ báwọn èkú ẹ̀kọ́ ń pa ìsìláàmù ìdáadáa kò sí tí ń jákí ají Pakistan o lọ kọ́ntẹ́ nẹ́bì wí pẹ̀lú àsọtí ànẹ́bì ní o gbogbo tí na green parí sí àìsáré mẹ́ o eré tẹ́lùmí ìsámbẹ̀ tí wọ́n bá ṣubú yọ́ọ̀dà lápá ni obìnrin tí ń sáré káàkí tí ó tó bá ti dọ́gbọ̀ gan wá yóò adúmúlé rí nǹkan tó jọmọ́ mi ni ìpọ̀sẹ̀sẹ̀nú ìpọ̀sẹ̀sẹ̀nú mẹ́rẹ̀ sí mẹ́ ẹn àrọ́mọ́nù bẹ́ẹ̀mẹ̀ lẹ́ṣì wà sọ́ọ̀tìlọ̀kọ̀tà bẹ́ẹ̀mẹ̀ lẹ́ṣì bá sí mẹ́ sí mẹ́rẹ̀ nítorí pé tó bá jẹ́ pẹ́rẹ́ ní ìsàgbẹ̀ sí tí wá sí yóò rí èèyàn wá omi pé ah, náà lọ́wọ́ ta àbádẹ́nà lọ́wọ́ bí i ọlọ́run wá sọ di ẹ̀sìn fún wa ẹwà wàdú ládá tí a járọ̀ rí báyìí ẹwàdú ládá tọmọ̀rẹ̀ náà rí báyìí kí ló bí owú ló bí o ṣùgbọ́n tọ́tọ́rù yẹ́dẹ́ wọ́n ni bí ọ́nà mìíràn rahman níjọ́ mẹ́jọ àwà mọ́ lọ bóòmù ìyá wá sí bára wọn pẹ̀lú owú táà ń sọ wípé irú rẹ̀ sì fún mọ́ Fátímà nígbẹ́nà lọ́wọ́ òsìfúnmọ́ ṣùgbọ́n pàtàkì tí a fi mọ̀ pé orí àwọn kan bẹ́ẹ̀bẹ̀ ìyá kẹ́kọ̀ọ́ sí fóbi ń bẹ̀ kápẹ̀ ní bá ń jẹ owú wo ló lè fàyà fóbi àásàlàyé ẹ̀ sóbi wá lè sọ pé ọkọ tí ó sì ní jíyàwó ẹbí ọlọ́run ibi àbọ̀nù ṣùgbọ́n àlè débẹ̀ àti bí útùbà bí mẹ́rin sí mẹ́ta. a ń bí alásọ̀bá ń jọkùn sórẹ̀ ó mú adó àtàwà àtẹ́yìn kó lú àfúyọ̀nà rẹ̀ jálẹ̀ kó méjì àrárí láyé ń bí gbangba ìkíámànà kó méjì àrárí níta fílẹ̀ tààfi wá jẹ́ pé ọlọ́run ọlọ́run gbogbo bá ṣe ń fẹ́ lọ in tó bá wà lẹ́rù dérú mọ́sálásí lẹ́mì ọlọ́run sọ́rọ̀ ọ̀kabalẹ̀ ibi tọ́kọ̀ bá ti balẹ̀ láì dé mọ́sálásí lẹ́mì ọlọ́run dákò jẹ́ kọ̀kọ̀balẹ̀ náà jẹ́ ọmọ lékún ni ó méjì àṣìṣe مجي عسيني الله معه بحق لا حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة بالقاسم اللهم ربنا وصلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوسك ونفسي بتقوى الله هذه وصية بارينا لجميع الخلق قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام هكذا بين رسول الله صلى الله عليه وسلم سبب عدم موافقته لعلي في أن ينكح على ابنته فاطمة البتول رضي الله تعالى عنها وأرضاها لكن علق كلامه بقوله إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينكئ ابنته فليس لأبي الزوجة أن يطلق ابنته على بعلها لأمور تافئة أمة الإسلام ومن ذلك حذرنا هذه الأمة ممن جاء عن رسول الله صلى الله بما جاء رسول الله صلى الله عليه وسلم أن أنه ليس منا من يخطب امرأة على زوجها أو عبدا على سيدها ومن تخبيب أن يفسد الإنسان امرأة على بالها إما لقصد أن ينكحها أن يتزوجها أو لقصد أن يفصل بينهما ففي كل جريمة عظيمة وعقاب من الرحمن أمة الإسلام لا بد أن نبين حقيقة الغيرة فالغيرة قسمان غيرة ممدوحة وعندنا غيرة مذمومة أمة الإسلام إن الله سبحانه وتعالى ليس أحد أغير منه كما سعى رسول الله وسلم كما جاء في الصحيح لا أحد أغير من الله فمن ذلك حرم الفواحش ما ظهر منها وما بطن الحديث أمة الإسلام حقيقة الغيرة اختلف أهل العلم في تعريفها ذهب بعضهم إلى أن الغيرة هي تغير القلب وهيجان الغضب بسبب المشاركة فيما به الاختصاص لذلك يكون ما لذلك أشد ما يكون ذلك بين الزوجين وقال بعضهم بل غير هي أفكار وأحاسيس وتصرفات تصدر وتحدث من شخص له علاقة قوية مع شاش آخر تهدد من طرف آخر منافس سواء أدرك ذلك أو لم يدركها في أول الأمر أمة الإسلام إن هذه الغيرة من ماتت فيه ليس بينه وبين الحيوان فرق ليس بينه وبين الحيوان فرق من الغيرة حرم الله الفواحش من الغيرة حرم ما ظهر منها وما بطن كيف وهو الذي خلقنا كيف نجله ندا لذلك قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا أحد أغير من الله بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم ما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد الله المصطفى أمة الإسلام يوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام لنعلم أن حقيقة غيره وأنها أمر فطري لا تلام المرأة عليها إلا إذا تجاوزت الحد الشرعي فكل غيرة لا تتجاوز الحد الشرعي فإنه لا لوم فيها من ذلك قصة نبينا إبراهيم بين هو بين امرأته سارة سارة أخرج إبراهيم زوجته الثانية صلى الله عليه وسلم هاجر مع ابنها إسماعيل إلى واد غير ذي زرع بأمر من الله ليبعد الله سبحانه وتعالى عن سارة الغيرة وليدخل عليه السرور لماذا ليطمئن قلب خليله إبراهيم عليه الصلاة والسلام امتثل إبراهيم بأمر الله فذهب بابنه وزوجته الثانية إلى واد غير ذي زرع فلما تركهما هنالك ناد وولى مدبرا يريد الرجوع نادت امرأته يا إبراهيم أتركتنا هنا بوالي الغير ذي الزرين آه الله أمرك بهذا كررت هذه المقولة مرات فقال لها إبراهيم نعم أمرني الله بذلك فقالت موقنة مؤمنة بالله سبحانه وتعالى إذا فالله سبحانه وتعالى لن يضيعنا وما ضيعهم الرحمن سبحانه وتعالى ففازت بفوز عظيم فصار فعل هنالك شرعا ونسكا لله سبحانه وتعالى تعبد الله عباده المؤمنين به اليوم فالسعي بين المروة بين الصفا والمروة من صنيع يومين حينما تبحث عن ماء لابنها والله سبحانه وتعالى شرفها وأكرمها بنتيجة صبرها أدخل على سارة السرور وأجزل مثوبة هاجر هكذا سوى الرحمن فعدل بينهما بلطفه وكرمه سبحانه وتعالى ففي هذا أدب عظيم ففي هذا درس عظيم من الرحمن لجميعنا لنسائنا ولأزواجنا كذلك إن شاء الله تعالى من هنا نستمر في الخطبات القادمة لكرف البقية ونسأل الله تعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين وأدل الشرك والمشركين وأنت كون لبارك المستدعفين من المؤمنين والمت في كل مكان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه لآيك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بداتي بنفسي وثنى بالملكة وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة السيئة الثابت من نسي الصلاة علي حق يا طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأولياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا